إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أدوك فوالا الله سبحانه وتعالى الله باتي أسيران رفما كيكيا كجو قلوني آه، أولي الله سبحانه وتعالى تقاقن لوري واني إبتا دين نتراوا أبي بتا تبالا لوري نتراوا شرح دروس في شرح نواقض الإسلام تي الشيخ صالح آه ابن فوزان ابن عبد الله الفوزان حفظه الله تعالى مفتي مملكة عربية ọ̀nà ni bí àwọn questions tó ní ṣe pẹ̀lú annaqidu al-khamis so àwọn questions tó wà lábẹ́ annaqid al-khamis that is nǹkan tó ma ń ba islamu jẹ́ mọ́yàn lọ́wọ́ tó ma ń ba ìsìn jẹ́ mọ́yàn lọ́wọ́ ẹlẹ́ẹ̀karùn-ún àti wà láyé rẹ̀ wọ́n wá béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lábala yẹn àti wọ́n béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan àbí wọ́n fi àwọn ìbéèrè kọ̀ọ̀kan sẹ́yìn àlàyé yẹn so ìbẹ̀lẹ̀ fẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí bí idnillahi wa so question lẹ́kejì wọ́n ni su'al wọ́n ni wọ́n bí wọ́n béèrè wọ́n ni ba'dun nas wọ́n ní àwọn èèyàn kọ̀kan o qad yas'abu alayhi ba'du al-a'mal wọ́n ní àwọn iṣẹ́ kọ̀kan ó lè ṣe kíni ó lè difficult fún láti ó lè fún láti máa ṣe fa yaqumu biha ma'a al-mashaqqati ó wá máa ń ṣe àwọn iṣẹ́ pẹ̀lú bẹ́yà kó difficult fún yàn ẹ máa ń ṣe pẹ̀lú difficulty ó máa ń ṣe pẹ̀lú ìnira wọ́n ní wa ahyanan wọ́n nígbà mí sire qad takrahu anfusuhum shay'an mimma anzalahu Allah ẹ̀mí wọ́n lè kórìíra kankan nínú nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ kalistiqadhi li salati al-fajri gẹ́bí kí ẹ máa dìde fún kí ìrun àṣùbá wa Muhammad sallallahu alaihi wasallam tó mú wá sákàkún bẹ́ Sheikh Salih Al Fawzan sọ pé wọ́n fèsì wọ́n ní hunaka farqun wọ́n ní ìyàtọ̀ wà bayna kauni al-insani yubghidu ma anzala Allah láàrin pé èyàn kórìíra nǹkan tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ ìyàtọ̀ wà láàrin pé èyàn kórìíra nǹkan tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ wa kaunihi yusibuhu al-kasal àti pé ìṣẹ́mẹ́lẹ́ ìsọlẹ̀ ìmá ń débá láwọn àgbàmí an qiyamil layl níbi ìkírun òru aw salati alfajiri àbíràn àṣùbá hadha la yakunu kafiran ẹni tó ti pé ìmẹ́lẹ́ àbí ìsọlẹ̀ ó ma ń ṣe láwọn àgbàmí so eléyìí kò ní jẹ́ kéfèrí hadha yulamu ala kasalihi eléyìí yóò bá wí lórí ìsọlẹ̀ rẹ̀ walakin la yuqalu annahu kafirun ṣùgbọ́n a ní sọ pé òun ò pé kéfèrí ni a ní sọ pé òun ò pé kéfèrí ni lè anna hadha amrun tabi'iyyun turkey alamari alamari adamani wala yarji'u ila al-iman kò ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ kama anna nasa bákanáà bó sì jẹ́ pé àwọn èèyàn lamma furida al-qital ìgbà tí wọ́n ṣe ìmá jagun lọ́nà yàn thaqula alayhim ó lè lórí àwọn èèyàn qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum wọ́n ṣe ìmá jagun lọ́nà yàn wọ́n ṣe lórí yín ó sì jẹ́ nǹkan tẹ́ kórìíra wa innama yakrahuna nafs al-qital nǹkan tó kórìíra gangan ni ma jagun ya gangan wa huwa kurhun lakum yani al-qitala bima fihi min al-mashaqqa ima jagun pẹ̀lú nǹkan tó wà ńbẹ̀ nínú difficulty nínú nira fala shakka annahu yulamu ala hadha kò sí méjì pé a ẹ̀yin ó bá wí lórí eléyìí walakin ma yasilu ila haddi kufri ṣùgbọ́n kò dé level ìṣe kèfèrí al-kasalu 'ani kíyàn máa ṣe mẹ́lẹ́ àbí kíyàn máa sọlẹ́ nípa ọrún wọ́n ni wà salati layl kí pé kò kí o ọ̀lẹ́ sí bóyá bí tó yẹ kó ti dìde láti bí 5 so ìkọ́mọ̀ ni ma ń gbé dìde so ìkọ́mọ̀ yóò kàn sálà láàrọ̀ṣìrọ̀ṣì so yóò bá kíni yóò sáré bá akbar lọ rùkú mọ́mù so wọ́n ah alkasalu an salati mathalan kí a máa ṣe ọ̀lẹ nípa ìrun lápẹrẹnsì wa salati layl wani àti ìrun òru qiyami layl wani aw ba'd al ahyan an salati al fajr wani abilawọn gbami nípa ìrun àsùbá ma yahdhuruha bi sababi athiqali wal kasali wan nawm kò ní ṣe ni kò ní wá kírun àsùbá nítorí ìṣẹ́mẹ́lẹ́ ìsọlẹ̀ àti nítorí oorun wọ́n ní haza naqdun fi imanihi bila shakkin wọ́n ní eléyìí o naqsun naqsun wọ́n sọ kẹsí naqdun so ìyàtọ̀ wà láàrin naqdun àti kíni naqsun naqdun ó tú ó ti ta ó tútù mani ẹni naqsun ó dìkú ni wọ́n ní haza naqsun fi imanihi bila shakkin wọ́n ní eléyìí o àdínkù nínú ìmáni láìsí méjì wa haza naw'un min anwa'in nifaq eléyìí ìran kan nínú àwọn ọ̀ràn nifaq walakin ṣùgbọ́n la yasilu ila haddil kufri kò dé level ìṣe kèfèrí walakin law kariha as-salata ṣùgbọ́n tó bá kórìíra àrùn wa qala ma hadhihi as-salat èwo nínú yìí wa limadha naqumu bil-layl so wani yóò ma sọ pé kílítà fi ń dìde إذا كره التشريع تبا كوريرا وفي طلع وباسي سؤال وانتو بي باباني بيرمي واني من رد خبرا من أخبار النبي صلى الله عليه وسلم في أبواب العقائد على أنها من أخبار الآحاد هل يعتبر ذلك ردة عن الإسلام وبي الشيخ مفتي مملكة عربية ني إسماعي الشيخ صالح الفوزان واني من رد خبرا ẹni tó bá takò ìròyìn kan ẹni tó bá takò ẹgbàwá kan min akhbari nabi sallallahu alaihi wasallam nínú àwọn ẹgbàwá tó wá látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam fi abwabil aqaid labala disokan ala annaha akhbaru akhbaru al-ahad ala annaha min akhbari al-ahad ó takò látara pé àwọn akhbaru tó ṣe pé kìí ṣe pé mutawatirin oye okay? so àwọn ẹgbàwá tó ṣe pé kìí ṣe mutawatiri eléyìí àti sàlàyé nǹkan tí jẹ́ mutawatiri sàlàyé sàlàyé sàlàyé so ó dá mi lójú pé kódà gbogbo wa láti ma wọ́n ní hal yu'tabaru dhalika riddatan 'anil islam wọ́n ní sílẹ̀ ìsáàkà kún pé ẹniyàn ti dágbére fún islam ó ti fi islam lẹ̀ ni so ẹwọ̀n pé àwọn àṣáyọ́rọ̀ wọ́n ma sọ pé akhbaru ahad àwọn ìgbàwá tó sì pé kìí se mutawatir a nígbà wọn bí àkídà àwọn mu'tazila náà ma ń sọ àwọn ilomi náà ma ń sọ̀rọ̀ àwọn nǹkan báyìí so wọ́n ni hal yu'tabaru dhalika riddatan anil islam ṣé wọ́n kàrù nǹkan báyìí ṣé wọ́n kàkún pé èèyàn fi kíni èèyàn fi islam lẹ́ni jawab wọ́n ni èsì ni pé idha alima annahu sahha anir rasuli sallallahu alaihi wasallam wọ́n ni tó bá mọ̀ pé ó lálàáfẹ́ alátọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ ba wa annahu nassun fil mawdu'i ó sì mọ̀ pé ah, ó straightforward níbi nǹkan tó ń sọ that is nǹkan tó wọ́n bí hadith yẹn ó straightforward gá laysa fihi ihtimal kò sí kíni kò kò kò bí ẹ ìtúnmà mí tó yàtọ̀ sí nǹkan tó tẹ́yìn ogbọ̀nyìn bẹ̀ bí káàdì sí wa kó sọ pé kíni akimi sọ́lá akimi sọ́lá kí wọ́n ní à pé ìtàn sọ ní pé kíyàn dúlẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń kírun so yára oye nasun ó clear gan níbi nǹkan tí ń sọ so it is ó wà straightforward ó wà explicit so níbi nǹkan tó ń sọ wọ́n ni wa annahu nassun fil mawdu' laysa fihi ihtimal kò sí kò bí ẹ ní possibility pé bóyá lè lítùmọ̀ mi wọ́n ni na'am wọ́n ni tíyàn bá na'am wọ́n ni bẹ́ẹ̀ ni yu'tabaru riddatan wọ́n ni wọ́n kẹ́lẹ̀ kún pé èyàn fẹ́ sílẹ̀ li annahu laysa lahu 'udhrun torí pé kò lẹ́skíus tó bá mọ̀ pé kí ni ó lálàáfíà látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ ba wa annahu nassun fil mawdu' ó sì mọ̀ pé kíní ẹ̀ clear gan torí pé a ní nasu a ní zahir àbí so nasu so that is ó clear straightforward ó wá explicit pé nǹkan tí kíní sọ ni kò nítumọ̀ mi nasu ní kíní mala yahtamilu a ma yahtamilu ma'anan a mala yahtamilu ma'anan akhar siwa ma yatabadaru ila dhihni so nǹkan tí ó ní kò bí ìtumọ̀ mí yàtọ̀ sí nǹkan tí ó wá sí láàká ìtẹ́ ìbá kàkiri so nasu kini ní kini yẹn ó sì lálàáfíà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ó sì ma idha alima annahu sahha عن الرسول صلى الله عليه وسلم وأنه نص في الموضوع ليس فيه احتمال kò sí possibility kó bí ìtumọ̀ mí tó bá wá dárò hadith báyìí nù tó mọ̀ tí ó lálàáfíà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ó sì jẹ́ kíni ó jẹ́ náà so ó clear níbi nǹkan tí hadith yẹn sọ na'am yu'tabaru riddatan wọ́n kàrù nǹkan báyìí kún kíni ìfẹ̀sílẹ̀ li'annahu laysa lahu 'udhrun torí pé kò ní excuse amma idha lam ya'lam sihhatahu wọ́n ní ṣùgbọ́n tí ó bá mọ̀ nípa pé bóyó lálàáfíà wa thubutahu àbí bóyó nílẹ̀ ani rasuli sallallahu alaihi wasallam látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run bá nabi wa muhammad sallallahu alaihi wasallam aw alima an sihhatihi wa thubutihi àbúmọ̀ nípa ìlálàáfíà rẹ̀ àti ìrìnlẹ̀ rẹ̀ walakin al-haditha ṣùgbọ́n hadith yau fihi ihtimal ó mú túnmà ó mú possibility ìtúnmà míì sínú oye so bóyá kíni bóyá mu'awwal ni oye àbí mafhumu ni so ye so bóyá mafhumu ni in tí yíò gbọ́yé nínú rẹ̀ ní kìí sí nǹkan tí ó wà ló tí wọ́n sọ gangan oye so kìí sí nas

kéésùn ní wọ́n gbà lérò òun wá sí kíni òun wá gbọ́ yí látara rẹ̀ wọ́n ní wà bí ta'wil a sì fún ní ọdúrù pẹ̀lú kíni pẹ̀lú ta'wil so nínú àwọn nǹkan tí agbọ́látọ̀dọ̀ àwọn mashayikh pé wọ́n máa ń dákọ̀ pé wọ́n máa fi ń fúnyà ní ọdúrù òun náà ni kò sẹ́ni tí ó lẹ́sẹ̀ kódà níbi nǹkan tó clear jùlọ níbi nǹkan tó clear jùlọ so ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nìkan ló gọ́dọ̀ kíkà gbogbo nǹkan ní pẹ̀lú ma rẹ̀ wọ́n ni wọ́n tún béèrè béèrè mi su'al wọ́n ni man abghada amran mubahan wọ́n ni tó bá kó ìra alamari kan tó sì pé alamari ìtọ́ aw mukhtalafan fi àbí alamari wọ́n sì kíni ìyapa wa ń bẹ fa hal yadkhulu naqidil khamis so wọnú nǹkan tó ma ń ba ìsìn jẹ́ ẹlẹ́ẹ̀karùn kí ni nǹkan tó ma ń ba ìsìn jẹ́ ẹlẹ́ẹ̀karùn tí a bá kórìíra kankan nínú ẹ̀sìn ọlọ́wọ̀ba àbí kankan tí anábi sallallahu alaihi wasallam wá so wọn náà láti wò láti wò àlàyé rẹ̀ tó pọ̀ yẹn so wọ́n bèèrè mi sí báyìí pé man abghadu amran mubahan ẹn wọ́n ní fa yadkhulu fi an-naqid al-khamis sẹ́rù nǹkan báyìí só wọnú nǹkan tó mọ́ ń bá ẹ̀sìn jẹ́ ẹlẹ́ẹ̀kàrún wọ́n ní jawab wọ́n lè sì fẹ́lẹ̀ al-mubah nǹkan tó bá tọ́ aw al-mukhtalafu fihi wọ́n ní àbí nǹkan tó jẹ́ pé àwọn àfáà ṣe yapa lórí wọ́n ní tó bá yí pé alámàrí mọ̀ yẹn ìyapa wà ń bẹ̀ wa huwa akhadha bi ahadil ihtimalat ó wá mú kankan nú àwọn kíni nínú àwọn possibility tí ìtumọ̀ yẹn lè tú aw ahadil madhahib abúmúkà nínú àwọn kíni nínú àwọn ọ̀rọ̀ àtàwọn ojú ọ̀nà tó wà lórí ọ̀rọ̀ yẹn fa hadha in kana mujtahidan wọ́n ní irú ẹni báyìí tó bá pé mujtahidi ni wa mutaharriyan lil haqq ó sì jẹ́ni tí ma ń sọ òdodo wọ́n ní fa yu'dhar èyàn fún l'excuse ẹ̀nà ìwùn kẹ́ o ẹjá ma gbá wọn kan tí àwọn mashayikh ń sọ yí dáadáa o wọ́n ní fahadha in kana mujtahidan wọ́n tó wáyé pé mujtahidi ni wa mutaharriyan bil haqq ó sì jẹ́ tí ma ń sọ òdodo dáadáa a mọ̀ pé ah mujtahidi bó tẹ̀ sí pé ìkhìláfù eh, wọn bẹ̀ so òdodo yìí clear náà so a sì kí ni a ní tẹ̀lé lórí oye so a ní tẹ̀lé lórí ẹ̀ so lápẹ̀lẹ́nsì báyàbí mas'ala pé sí ẹ̀lẹ́ musiga so mas'ala pé kí ẹ̀lẹ́ musiga so olùmọ́lá olùmọ́lá tó ma ń wó tó jẹ́ olùmọ́ tí ma ń wó òdodo tí ma ń sọ òdodo tí ma ń sọ̀rọ̀ pẹ̀lú òdodo tí ma wò pé kílò dodo níbi nǹkan níbi àlámà yìí kìí so nífẹ̀ẹ́ ẹnu ó wá ṣàṣẹ ó wá ní kíni ó wá léèyàn lè mú sìgá ó wá ní èyàn lè mú sìgá so irú eléyìí so wọn ò ní ṣe kíni àbí ẹlòmínà wa ẹlòmínà wa ni àbí àlámàrí kan tó tọ́ nǹkan kan tó tọ́ téèyàn lè jẹ àbí téèyàn lè mu àbí téèyàn lè ó wá kórìíra rẹ̀ ní ìkórìíra tó lágbára bí àpẹẹrẹ kí ni ẹ́ ààrùn sí kò sí ìkìlá fún bẹ̀ ẹ́ kò sí ìkìlá fún bẹ̀ òun náà bóyá bí ẹ̀rọ kẹ́lẹ́kẹ́tẹ́ kò sí kò fíbẹ̀ sí ìkìlá fún kanáà ní òun náà kẹ́lẹ́kẹ́tẹ́ so bóyá bí nísìn bóyá bí bóyá bí crocodile so crocodile àbí jò so lápẹẹrẹ nísìn bóyá ọmọlé so lápẹẹrẹ ọmọlé nísìn so ọ̀nà ọmọlé kọ́ ẹ̀m kí náà pè aláǹgbá so ọmọlé kọ́ ọmọlé ó yẹ kí náà pọ̀ ohun tiẹ̀ so aláǹgbá ó wá kórìíra aláǹgbá kí ẹmọ jẹ aláǹgbá ó kórìíra rẹ̀ gán ó kórìíra rẹ̀

khilafu lẹ́lùmí wọn wáká àwọn àfáṣẹ́ ẹ̀mọ́ tí mas'alami bá bẹ́yọ àbí tí mas'alami bá ṣẹlẹ̀ àbí tí wọ́n bá ń sọ̀rọ̀ mas'alami ṣe mọ́ tẹ́lùmí ma ń sọ àwọn ẹlùmí ò ní àwọn àfáṣẹ́ khilafu lórí ẹ̀ yóò sì dákẹ́ àwọn àfáṣẹ́ kí lọ gbàlérò so àwọn àfáà ní khilafu lórí ẹ̀ so so eléyìí ṣe khilafu nǹkan fún àdùkí ń sẹ̀rí o so kò ń sẹ̀rí in tẹ́lómi ma fi ń rọ gba gbogbo nǹkan ni ẹ so yóò ma rọ gbogbo nǹkan yóò rọ ìwọ yìí kanáà lọ ń ṣe picture lọ ń ṣe video lọ ń ṣe kílùkọ rẹ̀ scientific miracle nù kùránì lọ ń ṣe kílùkọ rẹ̀ lóní obìnrin lè rìkọ́dì lọ ń play voice àwọn obìnrin pé àkókò sí fídíò ń bẹ̀ so lọ tún ṣe kíni lọ tún fi orin tí ò kíní tí ò lórin so tó bá ti tó bá jẹ́ náà sí ìdùkọ̀ wọlé so orin tí ò tún lórin so o tún fi sí bẹ̀rẹ̀ o tún fi sí bẹ̀rẹ̀ fídíò ìwọ yìí lọ ṣe kíni ìwọ yìí ni àwọn Kùránì táwọn afá sọ pé táwọn èèyàn máa ń kà tó mọ̀ kà bí kíní bí àkíyàn kọrin ìwọ yìí náà lọ tún fi sí ẹlákùn gbogbo ìfẹ́nú ló ti pèsè ọlára tàbí ìwọ yínà ló ní àwọn afáàlẹ́ ní àwọn afáà ní fìlà ẹ̀kùnkín sọ̀rọ̀ yẹn so bó tẹ́ pé mọ́kí fìyàn náà nìyẹn but àkílòkọ́ rẹ̀ kí ló fẹ́ kí ló fẹ́ gbàmbẹ̀ ó wá kó gbogbo lé ìjọ ó wá kó gbogbo lé ìjọ ó wá kó gbogbo lé ìjọ ó gbogbo ẹ̀ ó wá kójọ pọ̀ sára rẹ̀ táwọn yẹn bá ti wá bẹ̀ọ́ ní ẹ sẹ̀bá àwọn afáṣẹ́ ìkìlá fún bẹ wọ́n bí ọ́n pa ilé àwọn but wọ́n kọ́ wọ́n kọ́ lọ́nà tó dùn tí gbogbo àwọn jágbàjàgbà bá so àwọn afáàsẹ̀ kẹlá fún bẹ kílùkọ́ rẹ̀ gbogbo ẹ̀ ní pé kàmàjí kàmà ọ̀rọ̀ ní àdì lórí nǹkan tá bá ń ṣe lórí youtube ní lórí gbogbo ẹ̀ ní pé ó sáà ìkìlá ìwọ gẹ́gẹ́ fún ààrẹ kìláàfù ní ọ́ ẹlùmí gẹ́gẹ́ ti di kìláàfù gbogbo kìláàfù lẹ́yìn láàrẹ̀ Allahu al-musta'an so eléyìí eléyìí wọ́n ní wa in kana akhadha bihi tó bá yẹ gbó mú ọ̀rọ̀ yìí li annahu yuwafiqu hawa tó rí gbó bá fẹ́ inú rẹ̀ mú fa hadha la shakka annahu akhta'a kò sí èméjì pé kíni kò sí èméjì kó sáṣe wa ya'tham ó sì kíni ó sì lẹ́sẹ̀ walakin ma yasilu ila haddi ridda ṣùgbọ́n kò dé lẹ́vù pé ó fẹ́ sílẹ̀ ṣùgbọ́n kò dé lẹ́vù pé ó sì kíni ó fi ẹ̀sìn rẹ̀ wani su'al wani hal fi qawlihi ta'ala ṣé ní gbólóhùn Ọlọ́run Ọba tọ́lọ́run ma sọ pé dhalika bi annahum karihu ma anzalallah eléyìí nítorí pé wọ́n kórìíra nǹkan tọ́lọ́run Ọba sọ kalẹ̀ fa ahbata a'malahum أو هو دليل على بغض جميع ما جاء به الرسول صلى الله عليه وسلم àbí ẹ̀rí ni lórí pé tí a bá ti kórìíra gbogbo nǹkan tó jìṣẹ́ mú wá ṣé ẹ̀rí ni fápá kan ni àbí fún gbogbo ẹ̀ haythu torí pé sami'na man yunazzilu al-ayata ala bughdi jami'i ma ja'a bihi ar-rasul sallallahu alaihi wasallam ààrẹ ni tó ń lo áyà yìí lórí gbogbo nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá mú wá ní pé ìgbà tí yàn bá tó kórìíra gbogbo nǹkan tó jíṣẹ́ Ọlọ́run bá mú wá wọ́n ni fayaj'alu an-naqida fil jami' ó wá ṣe pé ó wá ṣe ní pé ìgbàtẹ́sìn ó bàjẹ́ àbí nǹkan tó ń ba ìsìn jẹ́ ó ṣe nǹkan tó ń ba ìsìn jẹ́ ní ni jawab ìdájọ́ yìí kó gbogbo ẹni tó bá kórìíra gbogbo nǹkan tá nẹ́bí mú wá sínú ó sì kó sínú ẹni tó bá kórìíra kankan nínú nǹkan tá nẹ́bí mú wá sínú alaysa al-ba'du mimma anzalahu Allah ṣé àwọn ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan tá nẹ́bí mú wáyìí àbí ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lófin ṣé òun náà sínú nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ ni òun náà wà nù nǹkan الشيخ محمد بن عبد الوهاب عبر بقوله وان وصل قالوا بلو وتمسكوا من ابغض شيئا شيئا نكره في في سياق الشرط اوكي سو so, نكره في سياق الشرط بمن ابغض شيئا سو so, انتوا بقول ايران كك ما قال ما, ما من ابغض ما, ما انزل الله وني شيخ صالح فوزان سو شيخ محمد بن عبد الوهاب سو ẹni tó bá kórìíra nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ wọ́n ni ẹni tó bá kórìíra nǹkan kan qala man abghada shay'an mimma jaa bihi an-nabi wọ́n ni ẹni tó bá kórìíra nǹkan kan nínú nǹkan tá nabi mú wá hadha yashmalu al-kulla eléyìí kó sínú gbogbo ẹ̀ wa yashmalu al-ba'da ó sì nínú nǹkan tọ́nà kama annal kulla bó sì pé gbogbo ẹ̀nà o anzalahu allahu azza wa jal ọlọ́wọ́ bá náà ló sọ èyí tó jẹ́ gbogbo ẹ̀nà kalẹ̀ wa kalimatu ma ma sí rẹ̀ gbólóhùn ma min alfadhil umum nínú àwọn nǹkan tí kíni nínú àwọn nǹkan tí ó ma ń jẹ́ kíni ó ma ń túmọ̀ pé gbogbo ó ma ń túmọ̀ gbogbo ọ̀yí so ó ma ń kó gbogbo sínú oye o ma kó gbogbo sínú so sheikh muhammad ibn abdullahi àwọn sọ pé kí ni man man abghada shay'an mimma oye so man abghada shay'an mimma jaa bihi mimma jaa bihi ar-rasul sallallahu alayhi wa sallam walau walau amila bihi oye so walau amila bihi so kafara so wọ́n ni so ẹwà dúró àwọn ọmọ́mù tó wà ń bẹ̀ báyìí a rí man tààrí sọ pé ṣàrtíyà ni so a tún rí ma so a tún rí bíhì so tó tún tún fi ń àkádà rẹ̀ so a tún wá rí wà láwọ́ àmìlà bíhì so gbogbo ilé òfin tọ́ka sí pé ọmọ́mù ni that is ó kó gbogbo sínú no? ó kó gbogbo sínú gbogbo èyí tó bá jẹ́ kìí ṣe pé ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ gbogbo so sí kìí ṣe pé májẹ̀mú ni ó gbọ́dọ̀ jẹ́ gbogbo yálà ó ṣe kíni ó kó gbogbo sínú gbogbo èyí tó bá ti jẹ́ tí a bá ti kórìíra kankan tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam pẹ̀lú kó mọ̀ ó lálàáfíà látọ̀dọ̀ annabi kò ṣe kíni kò ní oye so tó bá so àwọn kan yìí kéèyàn wà sheikh Salih al-Fawzan uh, hafidhahullahu ta'ala wọ́n tún bi wọ́n ní ma hukmu man abghada sahabata an-nabi sallallahu alaihi wasallam wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó bá kórìíra àwọn sàábí annabi wa hal dakhilun fi hadha an-naqidi min nawaqid al-islam so na wọnú nǹkan tó máa ń ba ìsìn jẹ́ nínú àwọn nǹkan tó máa ń ba jẹ́ so na máa ìsìn jẹ́ àti tí ó sọ́yàn di òun náà jẹ́ nǹkan tó ma ń bá ẹ̀sìn jẹ́ nínú àwọn nǹkan tó ma ń bá ìsìláàmù jẹ́ jawab èsì sheikh Salih al-Fawzan wọ́n ni na'am wọ́n ni bẹ́ẹ̀ni wọ́n ni man abghada sahabata rasul wọ́n ni ẹni tó bá fi kórìíra àwọn sahaba nabi sallallahu alaihi wasallam fa hadha dalilun ala nifaq eléyìí ẹ̀rí ni lórí ìjẹ́ munafiki rẹ̀ imam maliki ìwọ tó bá ń bú sọ̀hábà ò sì di kèfèrí bẹ́ so wọ́n ni la yubghidu sọ̀hábàta illa munafiqun wọ́n ni kò sẹ́ni tí ó kórìíra àwọn sàábé àyàfi munafiki bal inna allaha ta'ala yálà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sammahu kafiran ọlọ́wọ́ bá gán pè ní kèfèrí ẹni tó ń kórìíra àwọn annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá sọ muhammadun rasulullah muhammadu òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní walladhina ma'ahu àwọn tí wọ́n wà pẹ̀lú muhammad sallallahu alaihi wasallam annabi wa ashidda'u 'ala al-kuffar wọ́n lè lórí àwọn kèfèrí ruhama'u baynahum wọ́n jẹ́ aláàánú láàrin ara wọn ọlọ́wọ́ bá ní tarahum ẹ máa rí wọn ruk'an lẹ́ni tí wọ́n máa rukú sujjadan lẹ́ni tí wọ́n máa forí balẹ̀ yabtaguna fadlan min Allahi wa ridwana wọ́n mọ̀ wá ọlá látọ̀dọ̀ Ọlọ́run bá ti yọ́nú rẹ̀ simahum àpẹẹrẹ wọn fi wujuhihim simahum àpẹẹrẹ wọn yóò mọ̀ wá lójú wọn min athari sujud látara kíni látara orípa ìmá foríbalẹ̀ fọ́lọ́wọ́ bá so àpẹẹrẹ so kò túnmọ̀ rẹ̀ ọ̀ gẹ́bà àwọn mufassirun ṣe sọ kò túnmà rẹ̀ yálà ìtutù tí ma ń wà lójú ni oye ìtutù tí ma ń wà lójú mùmìní tó ju mùmìní ma ń tutù pé á ah, mùmìní lélẹ̀ soye so mùmìní tí ma ń forí balẹ̀ fọ́lọ́wọ́ bá tí ma ń kírun fọ́lọ́wọ́ bá ojú rẹ̀ ó tutù so ọ̀katan sọ ń bíbá yìí ni wọ́n ni simahum fi wujuhihim wọ́n ni àpẹẹrẹ wọn ń bẹ lójú wọn dhalika mathaluhum fi tawra eléyìí lápẹẹrẹ wọn nínú tawra àti bọ́lọ̀n sí júwe wọn nínú tawra wa mathaluhum fi injil bọ́lọ̀n sí wá júwe wọn nínú injil a kazar'in ó dà gẹ́gẹ́ bí irúgbìn ni akhraja shat'ah ó yọ ẹ̀ka rẹ̀ fa'azarahu wani fastaghlada fastawa ala suqi wọ́n ní fa azarahu ó wá ó wá orin lẹ̀ dáadáa fastagladọ̀ ó ṣe gbùngbù dáadáa fastawa ala suqi ó wá dó dáadáa lórí stem rẹ̀ so ó dó lórí stem rẹ̀ zara'u àti bí irúgbìn so tó ṣe kíni tó ta tó ta jáde dáadáa so ìgbà tó wá ta jáde dáadáa ó wá dó dáadáa ó wá ṣe ó wá sí kí ni lára stem rẹ̀ ó wá dúró dọ́gbandọ́gba wọ́n ni yu'jibu zurra'a yóò mọ̀ jọ ẹni tó sí kí ni àgbẹ̀ yóò mọ̀ jọ lójú ẹni tó so yóò mọ̀ jọ lójú liyaghidha bihimul kuffar ọlọ́wọ́n bá máa ṣe wọ́n báyìí kọ́lọ́wọ́n bá fi bí àwọn kèfèrí kèfèrí nù ọlọ́ba ni wa'ada Allahu alladhina amanu ọlọ́wọ́ bá ṣe àdéhùn fáwọn tó gbàgbọ́ wa amilu salihat àtàwọn tí wọ́n ṣe dáadáa minhum ní pé àwọn yíò maghfiratan lọ́lọ́wọ́ fún ní àforíjì wa ajran azima àti ẹ̀san tó ṣe kíni àti ẹ̀san tó so ẹ́rì pé nú áyà yìí tó wà ní suratul Fath àbí ọkí lọ́lọ́wọ́ bá sọ pé kíni liyaghidha bihimul kọ́lọ̀wọ́n bá fi lè máa fi bí àwọn kèfèrí nínú ayà tí Imam Malik náà lónìí pé wọ́n wá tí ń bá wọn sàábà náà bí kèfèrí ni wọ́n ni fallahu jalla wa ala wọ́n ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó gbọngbọ́n hadha dalilun ala kufrihi eléyìí ẹ̀rí ni lórí jẹ́ kèfèrí rẹ̀ wa nifaqihi àti jẹ́ mùnáfìkì rẹ̀ nas'alullaha al'afiya an bẹ̀ lọ́wọ́ ba fún àbò wani wallahu jalla wa ala ọlọ́wọ́ ba tó gbangban tó sì ga jùlọ wasafa al walladhina ja'u min ba'dihim àwọn tó wá wá lẹ́yìn àwọn lẹ́yìn bá tọ́lọ́wọ́ bá ti dákọ̀ àwọn muhajirun àtàwọn ansọ́rù ni ọlọ́run wá ní walladhina ja'u min ba'dihim ẹ wá ara àwọn tó wá wá lẹ́yìn wọn yaqulun àwọn àwọn ma pé wọ́n síwájú tẹ̀mbẹ̀lẹ̀kún kónú kọ́họ fáwọn tán gbàgbọ́ Rabbana innaka ra'ufur rahim ọlọ́ọ̀bá ìwọlọ́bá láàánú ọba kẹ́ wọ́n ni haza sheikh sọ́lì fazan sọ pé haza mawqiful muslimi mina sahaba eléyìí ni ipò musulmi eléyìí yóò ma tọrọ ìyọnu ọlọ́wọ́ bá fún wọn ويقول ربنا اغفر لنا يوم سقيا الله بفرج واو والإخواننا أتاما ياوا الذين سبقونا بالإيمان أنت تسواجوا نينو إيمان أن صحابة تسواجوا فاي ميودون نينو إيمان وسن بلادا دوني لدو الله سبحانه وتعالى ويثني عليهم يسمى يوا يتصاوى تون لالي عن صحابة لو جوا تون سيكوي فان صحابة تون صور بروكم باوا تون صور بروكم باوا تون صور بروكم باوا so irú ẹni tó sọ pọ́n lè dọ́kọ̀ wọn sàhábà tí wọ́n ni wọ́n sọ pọ́mọ yahoo ní wọ́ná ó ní ìdíkọ́ sọ pé mọ yahoo wọ́ná gánà tẹ́lẹ̀ kò sẹ́ni tó sọ kò síbì kan tọ́lọ̀ bá ti sọ lọ́nà yẹn fún ọ báyìí pé mùsùlùmí pé kò sọ pé yóò wọ́ná oye àbáwọn ẹlẹ́sẹ̀ kò sọ pé wọ́n wọ́ná sóye àwọn tọ́lọ̀ bá fẹ́ yẹ kó sọ pé wọ́n wọ́ná láwọn kíni àwọn kíni àwọn kèfèrí àwọn tọ́lọ̀ bá ṣe lọ́nà yẹn fún ọ nìyẹn so kò tí ẹ̀ ní ìdìgbọ́ nǹkan lọ sọ pé ọmọ ìyàwó wọná kò ní wọná kí yíò sínú tọ́píkì oye tó bá jẹ́ kíni tó bá jẹ́ mùsùlùmí àìjẹ́ mùsùlùmí rẹ̀ gan in tẹ́yìn ó fi máa sọ pé yóò wọná ní kíni ìjẹ́ kèfèrí so ìyẹn kọ́ ni ọ̀rọ̀ so but ẹ rí pé àwọn eléyìí gangan ni tẹ̀kìfìrí ẹmẹ́jì ó yà ní lẹ́nu kílùkọ́ rẹ̀ ìkánà àwọn afáwọn sọ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé nǹkan méjì tó jẹ́ opposite ó lè kójọ papọ̀ sára èèyàn gbà mí ìgbà lè jẹ́ múrújí níwájú kẹ láwọn aójú ìhìn yóò sì jẹ́ kí ni yóò sì jẹ́ tẹ̀kìfìrí lábára kan yóò máa jẹ́ múrújí that is ẹni tí ó máa sọ pé gbogbo èèyàn mùmí so kéèyàn má ṣe méjì mi kéèyàn má gbàtàjẹ so uh, àwọn sọ̀hábà ẹnikẹ́ni wọn so ẹnikẹ́ni wọn so àgẹ́ bí wọ́n sí ń sọ́lọ tẹ́lẹ̀ kò síbi tán ti sọ́lọ́rọ̀ èyàn fún ọ pé kó sọ pé mùsùlùmí kan bí ayé iná ní owó ní abálìjẹ́nà ní ọlọ́run bò kò la ilé ìbọ̀ so ọlọ́run bò la ọbọ̀ ọlọ́run àwọn tọ́lọ́run bá ní kó sọ pé inú nẹ́nẹ́ wà láwọn so ẹni tó bá wá kú lórí kèfèrí tó dá lójú pé ó kú lórí kèfèrí èyí tó lálàáfíà ni pé èyàn sọ pé inú náà ló so so èyàn sọ pé inú náà ló so à ìsìláfù wà ń bí lọ́dọ̀ àwọn súnnà pé ṣe ẹn tó bá kú lórí kèfèrí tó jẹ́ individual gangan sí èyàn sọ pé òun náà wà nuna so but mùsùlùmí tó jẹ́ lẹ́sẹ̀ ń ṣe zìnà ni ń jalè ni ń ṣe gbogbo nǹkan tí bá ń ṣe ni ìntọ́nà bá fẹ́ yí kó ṣe ń pa olóòrùn pé kó sọ pé ń tí ń ṣe ò dáa kó pàtì lórí tó ń ṣe kó gbógun tí tó bá lè rìpọ́tẹ̀ fún jọba kó rìpọ́tẹ̀ fún kí wọ́n mú kí wọ́n fìyà jẹ kásẹ̀mbúlálà kí wọ́n ti mẹ́lé in tọ́nà bá fẹ́ nìyẹn kò sí kìí sí tọ́nà bá fẹ́ kó ṣe fún ẹni tó bá jẹ́ mùsùlùmí kí kó sọ so ọ̀rọ̀ pé ọmọ ìyàwó wọ́nẹ́ kí ló kí ló sùn ọ̀débẹ̀ kí ló sùn ọ̀débẹ̀ so ìyẹn jẹ́ ara ọ̀kan náà abala yẹn nìyẹn so ìdí tí mo fi ń sàlàyé ní ilé yìí ni pé káwọn yẹn má fi rò pé bóyá ń sọ pé ọmọ ìyàwó wọ́n náà ọ̀rẹ́ nǹkan táwọn ọmọ ìyàwó ń ṣe aburú burúkú ni àìdá pọ́nbélé ni wọ́n tún kó ẹbọ mọ́ wọ́n tún kó ìṣògùn papọ̀ mọ́ ẹlẹ́bọ ẹlòmí wọn ẹlòmí ni nínú ni àìdá ni àìdá nínú ìlú ni àìdá lọ́dọ̀ gbogbo ńlá kèyàn sì gbọ́dọ̀ yìn wọ́n èyàn gbọ́dọ̀ wọ́dá èyàn gbọ́dọ̀ tí ẹ bá máa kọ́ wọn yàwó lélẹ́ tó fẹ́ donate nǹkan èyàn lè dánù kíyàn fi bá wí lórí nǹkan tí ṣe pé àgbà donation rẹ̀ àgbà donation gan àfẹ́ bùn lówó ìfẹ́ ìfẹ́ ìfẹ́ owó rẹ̀ ìfẹ́ owó dọ̀tí rẹ̀ kọ́dà yóò sọ kú lójú ìfẹ́ owó dọ̀tí rẹ̀ now in ta wọ́n sọ ni pé so ìyẹn ti clear na in ta wọ́n sọ ni pé ẹni tó wọ́n sọ pé àwọn sọ̀hábà òun ma àwọn sọ̀hábà tí ó wọ́n náà òun ni wọ́n sọ pé ọmọ ìyàwó ò ní wọ́n náà so point ta fẹ́ ló ń bẹ̀ ní point tí sọ pé sọ̀hábà wọ̀ náà la hawla wala quwwata illa billah wọ́n fàyẹn wọ́n fàyẹn wọ́n fàyẹn títí ó tún yá wọ́n tún ní bàbá tó ń lọ́lá ju sọ̀hábà lọ ṣé wọ́n rò pé Islam a mọ́ pẹ̀lú mọ̀lẹ́bí ni kí ló ń ṣe láàkà àwọn Súfí ìgẹ̀ẹ́ná ṣé ìjẹkújẹ náà ni òjé kórí wọ́n pé báyẹn tíyàn bá ti ń jẹ olóngbò tí ń jẹ gbogbo ẹ̀ náà lákàyò lè máa lákàyò rú ma ni yóò mọ̀ sí básibási so ṣe ẹ̀sìn ṣe mẹ̀lẹ́bí la fi ń wọ̀n ìsìn ìpẹ́ bàbá tèmi bàbá tèmi lọ́lájà àwọn sọ̀hábà lọ lọ́dọ̀ tèmi bá rárá rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọ tí nífẹ́ annabi sallallahu alaihi wasallam ọ sì máa parọ́pọ̀ nífẹ́ annabi annabi sallallahu alaihi wasallam so in tó ń sọ ni pé lọ́dọ̀ rẹ bàbá rẹ lọ́lá lọ́dọ̀ rẹ jàbú bá kiri lọ àṣímọ̀lẹ́bí la fi ń wọn kìíní ọ̀tọ̀ ni ọlá ọ̀tọ̀ lẹ̀tọ́ ọlá ìsìláàmù láàmà fi wọn ọlá fúnyà virtues ẹ̀tọ́ ọ̀tọ̀ ta ló lẹ́tọ̀ lórí mi ta ni Ọlọ́run bá fẹ́ kí n bàbàrà kí n ṣe kílòkọ̀ rẹ̀ kí n ṣe bọ̀ísìn kí n mójútó wọn kí n lókùngbà tí ò bá ti yapata Ọlọ́run bá àwọn kíni àwọn òbí bọ̀ta ló lọ́lá lọ́dọ̀ Ọlọ́run bá nínú ẹ̀sìn so tó sì gbọdọ̀ jẹ́ pé bóyọ náà sì gbọdọ̀ tó nìyẹn wà ilá tàbá ṣe kílòkọ̀ rẹ̀ tàbá fẹ́ mú bẹ́ ẹlòmínà padà sọ pé ìyá àwọn lọ́lájà nẹ́bì lọ lọ́dọ̀ òun ọ̀tọ̀lẹ̀tọ́ ọ̀tọ̀ ní kíní kí wá lẹ̀rí fẹ́lẹ̀ anábi sallallahu alaihi wasallam sọ pé ẹ ní jẹ́ mùmínì òdodo títí tẹ́ fi nífẹ̀ẹ́ mi jura yín lọ ju àwọn òbí yín lọ ju àwọn ọmọ yín lọ àti gbogbo èèyàn pátápátá anábi ní ẹ ní jẹ́ mùmínì òdodo tẹ́ fi nífẹ̀ẹ́ òun ju ọmọ yín jòbí yín lọ so so wa sọ pé anábi náà anábi náà ẹ bàbá rẹ ìyá rẹ ó ju anábi lọ lọ́dọ̀ rẹ kí ni irú eléyìí báyìí kí ni eléyìí ọ̀tọ̀lọ́lá yìí tó ma fi gbọ́lá fún yẹn yìí tó ma fi sọ pé ẹnìkan jọ nìkan lọ so ní Islam ni tó wáyé pé afẹ́ mẹ́lú làákàyè ni gbogbo èèyàn ni yóò kàn máa yẹni tó bá wù ẹni kọ́lá ìlú mi lédé ó lè ní ifá jù yóò sì wá nǹkan kan fi sọ so ẹ máa wò àwọn ẹni wá fi Kùránì kalẹ̀ wọ́n wá lọ mú ṣe kíni wọ́n lọ mú òwe àwọn ẹlẹ́bọ wọ́n fi Kùránì kalẹ̀ pé ká gbọ́lá fún àwọn sàhábà wọ́n fi súnà nẹ́bí sallallahu alaihi wasallam pé ká gbọ́lá fáwọn sàhábà ju gbogbo èèyàn lọ wọ́n lọ mú òwe àwọn ẹlẹ́bọ kí làwọn ẹlẹ́bọ sọ wọ́n ní ìyára àbábọ kásíkíní káfòrì sálẹ̀ ẹ wò ẹ wò kí so olódo àti aláìníkàsí làwọn pípò yóò wọ́n ní fallahu jalla wa ala Sheikh Salih wọ́n ní hadha mawqiful muslim mina sahaba ibi ipò musulmi ní lọ́dọ̀ àwọn sahaba ó gbọ́dọ̀ máa sàdúwà fún wọn ni kó máa tọrọ ìkẹ́ fún wọn wọ́n ní annahu yastaghfir lahum yóò máa tọrọ àforíjì fún wọn wa yataradda anhum yóò sì máa tọrọ ìkẹ́ Ọlọ́run bá fún wọn wa yaqulu yóò sì máa sọ pé rabbana ighfir lana Ọlọ́run bá foríjì wá wa li ikhwanina àtàwọn máa yáwa alladhina sabaquna bil iman tí wọ́n sì síwájú wá níbi ìgbàgbọ́ wa yuthni alayhim yóò sì máa yí àwọn sahaba su'al wọ́n tún bèèrè bèèrè wọ́n ni alladhina yatakallamuna fi ulama'ina àwọn tán bẹnu àtẹ́lù àwọn olùmọ́wa àwọn tán bẹnu àtẹ́lù àwọn àfáwa wa yaqulun wọ́n sì máa sọ pé innahum fuqaha wa haidin wa nifas àwọn àfá janaba làwọn ilé ìfà àwọn àfá nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ so àwọn àfá nǹkan sọ àtàwọn ẹjẹ̀ bí mẹ́lẹ́lẹ́ mo ti rí rí fídíò oníbídà kan tí ń bínú tí ń kára ọwá mo tíra Ibn Qayyim jáde ó ní ẹ má wo àlùwúmọ̀ ń dàrú ẹwọ́n tí Ibn Qayyim kan náà kìí ṣe Yorùbá lárúbáwá ni ó ní ẹwọ́n tí Ibn Qayyim kan kápá rẹ̀ raf'ul yadayni fi salah ó wá ní ẹwọ́ almost 300 pages àbí 200 pages rọ́fùl yadayni fi tí ń kígbe tí ń bínú gẹni bá so tí ń sọ pé rọ́fùl yadayni fi sọ́lá ní Ibn Qayyim kọ̀kan kọ̀kan parẹ̀ so ẹbí tẹ́ ti rí bí láàká ìwọ̀n èèyàn sí ṣe kí ni yàáká ìwọ̀n ti yòrò ibi tí láàká ìwọ̀n yòrò dé òun náà ni pé kí ni òun náà ni pé kí èèyàn mọ́ tó kàn ọ̀rọ̀ pé kí lókọ̀ rẹ̀ ọ̀rọ̀ pé kí Ibn Qayyim mọ́ sọ nípa iye títù má àti tí rodo sí jẹ́ in tí kílùkọ́ rẹ̀ in tí àwọn ìmọ̀mọ̀ mímọ̀ ṣe lórí mímbàrí nìyẹn tó bá bẹ̀rẹ̀ kútùbà báyìí so kẹ́ tó parí kútùbà ẹmẹ̀yẹ tí àpòrá ìsìdí ẹmẹ̀yẹ tó kó dì so àìmọ̀ bọ́ ẹmọ̀ bọ́ lẹ́yìn alhamdulillah lẹ́yìn gbogbo ẹ̀ lẹ́yìn gbogbo alhamdu àti thana ó ti di 760 ẹwùn ká ó ti di 760 jẹma ṣe ìwí fún yí ní kútùbà tó kọjá lọ bí ó ṣe wá máa wíwí kún yẹ lọ la yazkuruna Allaha illa qalila wọn ò ní láwọn èèyàn létí Ọlọ́run bá àyàfi dé ayé yìí náà ni àwọn èèyàn náà dẹ́mọ̀ gbọ́ àwọn kútùbà táwọn èèyàn máa ń sọ̀rọ̀ gidi àtàwọn èèyàn máa ń sọ̀rọ̀ ẹ̀dáhùn tí kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn tún náà bẹ́ẹ̀ ni bàbá lórí kútùbà lórí mímbàrí wallahi àbáwọn bídá àṣẹ rí nìyẹn tùmáàtì àti rodo náà lọ́kàn wọn àti rẹ́sì so wọ́n ni wa yaquluna wọ́n ni wọ́n sì máa sọ pé la tufarriqu bayna shababil umma ta ma bẹnu àtẹ́lọ àwọn olùmọ̀tánwò ni ẹ má ma ṣe apá láàrin àwọn ẹ má hal hadha min al-kufri bima anzalahu Allahu ala rasuli sẹ́lẹ̀ iná jẹ́ ìṣe kèfèrí pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ wọ́n ni hadha laysa min al-kufri wọ́n ni kí a máa bẹnu àtẹ́lù àwọn olùmọ̀ kèése kúfùrù àbí kí a máa sọ pé kíni kí a máa bẹnu àtẹ́lù àwọn olùmọ̀ kí wọ́n pín àwọn fi a'radil ulama àti kí ẹmà lálà sí àwọn olùmọ̀ wa hadha haramun bila shak ilé ìwọ̀sí ní láìsẹ̀ méjì li'annahu ghibatun shadidatu tahrim torí pé gíbà tó yẹ pé ìsèwọ́ rẹ̀ lágbára gani ó lágbára wa alayhim an yatubu ila Allahi azza wa jal wọ́n ni ó sì dọ̀rọ̀ yà lórí wọn kí wọ́n túbà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba thumma innal kalama fil ulama wọ́n lẹ́yìn náà kí ẹ ma wá sọ̀rọ̀ ń pa àwọn olùmọ̀ àwọn afẹ́sì máàdá yújìdí kí ló fẹ́ bí máa yújìdí kò ní bí n kankan illa sharwan so àyàfi aburú ah, ah, yubaghiduhum ila nas yóò ma jẹ́ káwọn yamma kórìra wọn yóò ma fi kórìra wọn sẹ́mi àwọn èèyàn wa yuqallilu thiqata bihim yóò sì ma kéré trust táwọn èèyàn ní sí wọn wa ayna yadhhabu an-nas ibo làwọn yóò ma wá lọ idha lam yarji'u ila al-ulama tí wọ́n bá padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ ayna yadhhabun ibo làwọn yóò máa lọ hadha khatarun azim eléyìí ewu tó lágbára gani wa yalzamu alayhi wani nǹkan tí ó máa jẹ́ látara eléyìí taqlilu thiqati fil ulama trust sáwọn èèyàn ní sáwọn olùmọ̀ yóò máa dínkù wa isqatu manzilatihim 'inda an-nas e yóò máa gé ipò wọn lọ́dọ̀ àwọn èèyàn wa hadha amrun la yajuz eléyìí alamari tí ó sì tọ́ وهذا معناه إلي إتما لإن تقعد ما بين تما أن الناس نقبع ويو يرجعون إلى غير العلماء وما قال الله صلى الله عليه وسلم فيحصل الشر أبرو مسألة ويحصل الفساد دارودا قيباجيو مسألة وهذا ما يريده دعاة الشر nǹkan tí àwọn olùpẹ̀pẹ̀ aburú ní táwọn sì fẹ́nà nìyàn kí gbogbo ẹ̀ dàrú kí gbogbo ẹ̀ dàrú kí nǹkan má tó kí lù dàrú ní táwọn fẹ́ nìyẹn torí ibi kí nǹkan dàrú yẹn náà làwọn ti fẹ́ jẹ ibi tí nǹkan ti dàrú yẹn làwọn rò páwọn ó sì dolórí ìwọ owó ètò ìpé àwọn tí wọ́n dàrú tán bá kọ́kọ́ gba ọmú nínú àwọn tí wọ́n kọ́kọ́ ṣe tí wọ́n kọ́kọ́ yanjú ni ọ́ so kò sí oríire níbi kí ẹ má lé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn olùmọ̀ kò sí oríire níbi kí ẹ má sọ̀rọ̀ àwọn olùmọ̀ lẹ́yìn kí ẹ má lálàsí wọn kí ẹ fi ìkórìíra àwọn sẹ́mi àwọn èèyàn agent ìjọba ni àwọn olùmọ̀ Saudi agent ìjọba ni wọ́n àwọn olùmọ̀ Saudi wọn ò ní sọ̀rọ̀ ẹ̀rá burú tí ń ṣẹlẹ̀ lágbàáyé so àwọn olówó ń sọ̀rọ̀ ń pa rẹ̀ kí ni Iran ti ṣe láti join kí ni ń ṣe so ọ̀rọ̀ pé kẹ́mà fún àwọn tán fún wọn bá tán fún wọn ní bọ́m̀bù wọ́n dájà wọn tán fún wọn lóúnjẹ lọ Saudi ń kó oúnjẹ fáwọn Palestine láti join jíjẹ múmu mílíọ̀nsì náà ti náà hundreds of millions náà ti so tí o bá ti wọ billions gan tí o bá ti ju billions lọ so tọ àwọn olówá ṣe dá tọ̀kù sọ́ni tẹ́ ṣe dá tọ gbogbo alùmọ̀ ti di kẹfẹ̀ẹ́rí kọ́ lọ́dọ̀ rẹ̀ nù tẹkifiri náà ni ọtẹ́lẹ̀ náà tẹkifiri burúkú ni ọtẹ́lẹ̀ so in tó fẹ́ ṣe náà ó fẹ́ kàfàrà alùmọ̀ náà ni nígbà tó yẹn bá ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn tó dáa lọ́nà alùmọ̀ ta ni ò ní padà pé ń so rẹ̀ pé wọ́n ni ò ní padà pé ń yóò padà pé wọ́n náà ń náà so ilé ìjẹ́ bó sì jẹ́ lábàlá yẹn wallahu a'lam alhamdulillah pẹ̀lú ilé ya ti parí annaqidul khamis nǹkan tó máa ń ba ìsìn jẹ́ ẹlẹ́karùn so nǹkan tó máa ń ba ìsìn jẹ́ ẹlẹ́karùn kọ́lọ̀ọ̀bá subhanahu wa ta'ala kó jogún ma tó yẹ kúrò wa ìmọ̀ tí ó làwá kò nínú náà ọlọ́mọba tá fi rà aljanna ọlọ́mọba lọ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين